آه، إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أدوك آه، الله سبحانه وتعالى لوري بابا وإدرار لوري عليكم كياتي يا الله بكم محمد صلى الله عليه وسلم àwọn ará alẹ́ rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tí ó ma fi ìlànà rẹ̀ tí ó ma fi ṣe ìlànà títí tí ayé òní fi jáyé mọ́kànlá wà kó kàwà kún ìkànnà wọn uh, inṣáàláhù ta'ala nípa àlàyé tó jọmọ́ àwọn nǹkan tó jọmọ́ almanhajjú salafi tí a ń sàlàyé rọ fúnra wa so dà pígbà ta bẹ̀rẹ̀ a sọ audio tí ó fẹ́ wọ 20 but látara pé bóyá ìyí ìfẹ́ gbájúmọ́ ìbádà kí a náà máa fi gbogbo táìmù àkíyàn náà ní àwọn portion tẹ́yìn wọn ma fi dedicate fún ìbádà láàrin àtọ́lọ́wà so máa ń nà pé ilé iná nínú ìbádà náà ni but kí abwabul khair àwọn ọ̀nà orí kó pọ̀ so bóyá ta bá ti ta bá ti bá jáde àwọn àlàyé àwọn ẹ̀rí tàà mú wá nípa lọ́nà hajjú salafi bóyá dùn bẹ́ inṣáàlá sọ pé yàdùn so ma la yudraku kulluhu la yudraku jùlọ so so ẹ jẹ́ ká tẹ̀síwájú a ń mú àwọn ẹ̀rí wá fúnra wa nípa pé kí ni àwọn ẹ̀rí fún àwọn ìpele al-manhaj salafi so ibi ta wá dé ni pé al-hadaru min al-bid'ati wal-mubtadi'a ni pé lára àwọn ìpele salafiyya ni pé ìṣọ́ra fún bídá àti àwọn oníbídá so àti wá máa wẹ̀rí wá fún wa nínú Qur'an àti sunna nabi sallallahu alaihi so in tó wá kù ta fẹ́ mú wá fún aná ni pé in ta ń sọ yóò in ta wọn salaf in ta wọn náà tí wọ́n wà lórí ẹni àwọn ẹni rí nínú àwọn salaf àwọn tí wọ́n tẹ̀lé àwọn sahaba pẹ̀lú dáadáa so in tí wọ́n wà lórí ẹni ni pé lórí ìṣọ́ra fún bídá àtàwọn bídá àti ìkí àwọn èèyàn ní lọ nípa bídá so ká bẹ̀rẹ̀ níbi ọ̀rọ̀ abdullahi ibn abbas ká bẹ̀rẹ̀ níbi ọ̀rọ̀ àwọn sahaba nabi náà abdullahi ibn abbas ó sọ pé radiyallahu anhu ma gẹ́bọ́ sí wọn tíra ìjìmá ulama ala wa at min ahli ahwa ti sheikh khalid ibn dhahawi al-dhafiri Ibn Abbas sọ pé la tujalis ahlal ahwa ẹ má ma jókó ti àwọn onífẹ́ẹnú fa inna mujalasatahum tó pé ìmá jókó ti wọn mumridatun lil qulub a máa kó ààrẹ bá ọkàn ni la tujalis ahlal ahwa má jókó ti àwọn onífẹ́ẹnú fa inna mujalasatahum tó pé ìmá jókó ti wọn mumridatun lil qulub a máa kó ààrẹ bá ọkàn ni so ẹwọ in tí abdullahi ibn abbas in tó so yìí so sahaba nabi sallallahu alaihi wasallam lè yóò ní wọ́n yẹ lára pé ẹmọ́ mọ̀ jókòó tàwọn ahlul ahwa àwọn oníbídá so bákẹ́nẹ̀ wọ́n gbà wá látọ̀dọ̀ abdullahi ibn abbas bákẹ́nẹ̀ so ní pé abdullahi ibn abbas ní pé àtọ́ àtọ́ ibn abi rabah àtọ́ ọmọkéwà abdullahi ibn abbas wọ́n ní ó sọ pé àtàìtù ibn abbas gbogbo àwọn ìgbàwà yìí ló lálàáfíà tí ó wà ní àwọn kútùbù súnnà gẹ́gẹ́ bí al'ibana ah, sharh usul i'tiqad ti alimamun lalikai àtọ́ sọ pé àtàìtù ibn abbas olóhun lọ bá ibn abbas radiyallahu anhuma kọlọ̀n kó bá yọnu sí àmẹ́jẹ́jì wa huwa yanza'u fi zamzam oní ibn abbas ń àwọn ìbẹ̀ àwọn ìsàlẹ̀ aṣọ rẹ̀ omi ti kàn fakultu wọ́n sọ pé kọ̀tùtù kú lè ma fi alkọ́dà wọ́n ti sọ̀rọ̀ ń pa kádàrà Ibn Abbas wọ́n sọ pé awa qad sí wọ́n ti ṣe bẹ́ẹ̀ fakultu na'am mú ní bẹ́ẹ̀ qala illa fihim àyàfi nípa wọn iya aya yóò sọ̀kalẹ̀ àyàfi nípa àwọn tó sọ̀rọ̀ nípa kádàrí pé zuqu massa saqar ẹ̀tọ́wò ìyà saqar ìyà kòtò núná inna kulla shay'in khalaqnahu bi qadar dájúdájú gbogbo nǹkan adá pẹ̀lú kádàrá ni Ibn Abbas sọ pé ulaika shiraru hadhihi al-umma àwọn burú nabi sallallahu alaihi wasallam radiyallahu anhum so ẹwọ́ tẹ́nìkan bá wọ́n sọ lónìí pé àwọn bídá àwọn burú gan nínú al'umma yìí wọ́n ni ẹmọ́ ṣe báyìí ẹmọ́ ṣe báyìí ẹmọ́ sọ̀rọ̀ wọn bí kèfèrí ẹmọ́ gbọ́n kan Ibn Abbas sọ so àwọn sálàfù àwọn tán sọ pé a fẹ́ tẹ̀lé àgbọ́yé wọn ni o Ibn Abbas lélẹ́ yóò ó ní ulaika shiraru hadhihi al-umma Ibn Abbas sọ pé àwọn náà burú àwọn tó bá rẹ̀ nù wọn ẹ má visit wọn wala tusallu ala mautahum àwọn tó bá kúnnù ẹ má kírun sí wọn lá so ẹwọ ẹwọ àṣẹ àwọn salaf àwọn tó wá lẹ́yìn Abdullah ibn Abbas tí wọn kírun sáwọn bídá alára pé ah so nípa àní kírun sí láà nípa ah, Bishrul Marisi nípa tó kú àwọn fásún náà wọn kírun inú oríyàn kí n sí lájẹ̀ mẹ́rin lọ ilé náà wà lára wọn so gbogbo lè wọ́n ni wala tusallu ala mautahum ẹmọ́ kí n sáwọn ètò kú tó bá kúnnù wọ́n ni in aritani ahadan ahadahum tó bá fẹ́ yọkan tó bá fẹ́ yọkan nú wọn tó bá fi hàmí wọ́n faqatu aynayhi ma yọ ojú bí usbu'ai hatayn pẹ̀lú àwọn kàmí méjèèjì sẹ́wọ́ ẹwọ nǹkan tí abdullahi bin abbas ń sọ ẹwọ́n tí abdullahi bin abbas ń sọ so ilé jẹ́ bí àwọn salaf bá sí ma ń bá àwọn oníbí dáàlù so tó ń jẹ́ ẹ̀rí fún gbogbo àwọn nǹkan tá ń ṣàlàyé fún wa pé àníṣẹ́ gbogbo ìmá bá oníbí dáà ṣe ìjìnà só ń bídá gbogbo àtọ̀dà àwọn salaf lọ ti wá gbogbo ẹ̀ látọ̀dọ̀ àwọn salaf àwọn ẹni rí àtọ̀dọ̀ wọn ni ó ti wà bákan náà abdullahi bin mas'ud ó gbà wá látọ̀dọ̀ rẹ̀ nínú al-ibana ẹmọ gbọ́n kata abdullahi bin mas'ud sọ ó ní yaji'u qawmun àwọn èèyàn kan ó padà wá yatrukuna mina sunnati mithla hadha wọ́n filẹ̀ nínú sunna nǹkan tó jẹ báyìí ya'ni al-usbu' ìka wa fọ́mù nínú riwaya ó fọ́mù sákù pẹ̀lú kàbáyì tó ni yatrukuna min as-sunnati mithla hadha wọ́n ní fa in taraktumuhum tẹ́ bá fi fi wọ́n lẹ́wọ̀ lórí èyí tí wọ́n gbé jù lẹ́nu súnnà yẹn àbí lórí èyí tán fi lékún súnnà yẹn lórí tán fi yapa súnnà yẹn wọ́n ní ja'u bi tammati al-kubra àwọn àdánwò ńláńlá àwọn àdánwò gbáǹkọ̀bì ni wọ́n gbé wá tẹ́ bá fi fi wọ́n lẹ́ àdánwò gbáǹkọ̀bì ni wọ́n gbé wọnú ẹ̀sìn so in tí Abdullah ibn Mas'ud sọ ni so in tí àwọn Ah, sọ̀hábà nabi sallallahu alaihi wasallam tán wà lórí ọ̀nìyàn bákanáà látọ̀dọ̀ abdullahi bin abbas abdullahi bin abbas sọ pé mazonantu ó ní in lérò ní pé ṣeitọ́nù kórìíra ẹni kankan ibi ṣeitọ́nù kórìíra ẹni kankan lójú lórí ilẹ̀ ayé ju èmi abdullahi bin abbas lọ wọ́n ni àkílódé wọ́n ni yaji'u rajulun min al-mashriq wípé alákùnrin kan wà láti ebùyọ òun pẹ̀lú bídá ìgbà tí ó bá fi gbé e déwájú òun òun fò gbẹ̀ yẹn ká ẹlòmí ó wà láti ibùwọ̀ òun pẹ̀lú bídá ìgbà tí ó bá fi gbé e wáwájú òun òun tú gbogbo ẹ̀ká so túnmọ̀ pé ìmá sàlàyé àwọn bídá nínú iṣẹ́ táwọn sálàfù gbà kún pé iṣẹ́ tó lọ́lá ni iṣẹ́ tí ṣe ìtọ́nù máa ń wá bí ó ṣe gbẹ̀mí lé lórí kọ́lá tí ṣe ìtọ́nù wá bí ó ṣe sìyàn lọ́nà pé ah, ẹni yìí kóhun sí lọ́nà káwọn èèyàn lè máa kan fi kánmẹ́lì mú fi máa tẹ̀lé lórí tó ń sọ̀yìn so ní tó fi pé èyàn gbọ́dọ̀ mọ́ bẹ́lọ́wọ́ bá gan fún ìdáyà torí tí ṣaitan tí ó bá wá bọ́yàn ní bábù shubuhat ó wá báyàn ní bábù shahawat so eléyìí ni nǹkan tí Abdullah ibn Abbas tún sọ ẹ má gbọ́ ibn Umar inú hadithi Yahya ibn Amr tí wọn àti Abdurrahman al-Himyari tán lọ bá ibn Umar tán bí wọ́n pa àwọn Qadariyah kí ni ibn umar sọ ibn umar sọ pé fa idha laqita ulaik tó bá ti bá wọn ẹni yí pàdé fa akhbiruhum fún wọn níro anni bari'un minhum ipé mi o mo bọ́kwá bọ́sẹ̀ kó lọ́dọ̀ wọn wa annahum bura'u minni àwọn náà ti wọ́n bọ́sẹ̀ kó lọ́dọ̀ so abdullahi ibn umar ni o bákanáà abdullahi ibn umar in sọ fún kan náà àmà rẹ̀ kan pé Ah, Ànábì sallallahu alaihi wasallam sọ pé àwọn obìnrin la tamna'u ima Allahi masajid Allah ẹ má kọ̀ fún àwọn obìnrin ká máa lọlé Ọlọ́run Ọba ṣùgbọ́n ilé wọn náà ló dájú fún ọkàn ti kíyàn Abdullahi ibn Abbas sọ fún kanú àwọn rẹ̀ ọmọ rẹ̀ sọ pé òun ó kọ̀ fún Abdullahi ibn Umar náà Abdullahi ibn Umar rẹ̀ lọ́sọ̀ rẹ̀ lọ́wọ́ so Abdullahi ibn Umar sọ fún ìkanú àwọn rẹ̀ ọmọ rẹ̀ sọ pé ah, òun ó kọ̀ fún wọn àwọn kọ́ fún wọn kọ́mọ́ lọ́wọ́ sáàsí aláàbì náà ni mo ń sọ ọ̀rọ̀ annabi fún ọ òun sọ nǹkan mí ó ní òun ò tún bọ́ sọ̀rọ̀ mọ́ láyé wọ́n gbà wá pé títí tí Ibn Umar fi kó kò bá ọmọ yẹn sọ̀rọ̀ ó bẹ́tà kó mọ́ bá sọ̀rọ̀ láyé kọ́mọ̀ yẹn fi mọ́ yìí pé ah sí àṣẹ tó kéèyàn yapa súnà bó ṣe lágbára tó ní tí ò ní fi dáwò mọ́ kan wá dé lálẹ́kẹ̀yàmọ̀ kan pàdé pẹ̀lú ìfẹ́ pé ah sórí báyìí orí dúdú ní wọn súnnà pẹ̀lú pé mo kórì à ń tọ́ sí dúkẹ́ káàbùláì ní mara máa wó lọ pé ah olóhun òsì náà ní oye so Abdullahi ibn Umar wọn fẹ́ aljanna àti ìyọnú ọlọ́wọ́ bá àti kó lè mẹ́yí súnnà ju pé ìbáṣepọ̀ gan láàrin wọn lọ sẹ́wọ̀n kẹ́ so bákan náà abdullahi ibn ibn abbas àbí ibn masaudi lọ́lẹ́yìn tí ń fi katapọ́tì ṣeré so tí ń fi katapọ́tì ṣeré ọlọ́pẹ́ ah, ànábì ní kí ní yíò kò nípa kankan ìgbà ma ń fáwọn èèyàn lójú ni àbí ma ń káwọn èèyàn lẹ́yìn ni pé mọ́ fi ṣe mọ́ so bó ṣe tún dọjọ́ kejì ló bá tún rí bàbá yìí ló bá tún rẹ́ni tí ń fi katapọ́tì ṣeré ah! wọ́n ni sí wọ́n kọ́ mọ́ kọ̀ fún lánàá pé kó mọ́ fi kàtàkọ́ sí rímọ́ ni ó sì ní wallahi lan ukallimaka abada in tó bọ́ sọ̀rọ̀ mẹ́láyé so in táwọn sàhábà nabi tí ọlọ́wọ́ bá lóhun yọnu sí tá nabi sallallahu alaihi wasallam tó jẹ́rìí so in tó wà lórí ẹni bákan náà nínú al-isaba al-isaba ti ibn hajar wọ́n gbà wá inú al-isaba fi tamyiz as-sahaba ibn hajar ẹ mọ̀ bó bá ṣe ròyìn samura ibn hajar sọ pé kana samura ibn jundub pé samura ibn jundub radiyallahu anhu sahaba nabi jalilin tó ní àwọn hadith inú sahihain ó ní shadidan ala al-khawarij ó ló le gan lórí àwọn khawarij anu le lórí àwọn khawarij fakanu yata'anuna alayhi àwọn khawarij a ma bẹnu àtẹ́lù Allahu akbar àṣẹ káwọn bídá kan mọ́ bẹnu àtẹ́lú yà sí nǹkan dáadáa ni àṣẹ kan dáadáa ni káwọn bídá wọn ni ah problem ní fálù mọ́ yìí yáà àbí báyìí báyìí báyìí báyìí oye àṣẹ kẹ́yà wọn bídá kan mọ́ bẹnu àtẹ́lú yà sí nǹkan dáadáa so ẹwọ bọ́ sí ní wọ́n mọ́ lálàsẹ̀ samurọ̀ so gbogbo lè fi yé wa pé in táwọn sọ̀hábà nẹ́bí in táwà lórí ẹni ẹgbàwá tún pọ̀ ẹgbàwá tún pọ̀ ẹgbàwá tún pọ̀ ẹgbàwá tún pọ̀ látọ̀dọ̀ àwọn sọ̀hábà bó jẹ́ ká tún lọ sọ́dọ̀ àwọn tàbí'in lọ́dọ̀ àwọn tàbí'in wọ́n ni wọ́n gbà látọ̀dọ̀ ibn Awn ipe kana Muhammad ibn Sirin wọ́n ni Muhammad ibn Sirin o rahimahullahu ta'ala wọ́n ni yara wọ́n lórí pé anna asra'a an-nasi riddatan ni pé tó yára láti fi ẹ̀sìnlẹ̀ ahlul ahwa àwọn unzilat fihim ní pé nítorí wọn ló fi sọ̀kalẹ̀ wọ́n ni wa idha ra'aita alladhina yakhuduna fi ayatina tàti kà fún wọn níbi ìjọkó tó síwájú so ní pé wa idha ra'aita alladhina yakhuduna fi ayatina fa'arid anhum so wọ́n gbà pé tafsiri aya yóò in tó wà ń bẹ àwọn bídà àlúbáwé Muhammad ibn Sirin gbàbẹ̀ Muhammad ibn Sirin gbàbẹ̀ so bákanáà látọ̀dọ̀ àwọn tabi'in ẹ̀rí pọ̀ gan ẹ̀rí pọ̀ gan látọ̀dọ̀ wọn pé in táwọn náà tí wọ́n tẹ̀lé àwọn sọ̀hábà lé lórí òun náà ni àhájúrú àwọn mubtadi'a ibrahim an-nakhai wọ́n gbà látọ̀dọ̀ ibrahim an-nakhai ipò sọ pé la tujalisu ahla al-ahwa ó ní ẹ má jókòó pẹ̀lú àwọn onífẹ́ fa inna mujalasatahum torípé ìmá jókòó ti wọn wọ́n ni tadhhabu bi nuril iman a máa gbé ìmọ́lẹ̀ iman a máa gbé lọ ni minal qulub kó lọ́kàn wọ́n ni wa tuslibu mahasinal wujuh a sì máa gbé àwọn dáadáa ojú a máa a sì máa gbé àwọn mu'mini fún yàn so Ibrahim an-Nakha'i òun ló mujahid ọmọ kí o ibn abbas onílátù já gbogbo àwọn ìgbàwà ìlú lálàáfíà o onílátù já lè ahlal ahwa ẹ mọ́ jókúta wọn fẹ́ inú fa inna lahum urwatun wọ́n ní ààrẹ tí ma ń tàn kására ìlúmínà ka urwatul jarwi wọ́n ní gẹ́gẹ́ bí ìtàká wọ́n ní ìtàká ẹbí ìtàká ààrẹ tó wà infectious àìsàn tó lè ran ìlúmínà so ní ẹ mọ́ jókúta wọn so bó ṣe rí náà nìyẹn bó ṣe ni so ẹ̀tún wọn máa gbọ́ ilé yọ wọ́n ni Thabit ibn Ajlan ọ̀rọ̀ yìí ni ó fi yíwa pé àníṣẹ́ ìjìmá wà lórí ẹ̀ pé lèyàn búrọ̀ sí hajjúrò àwọn bídá ni Malik olùmú bá Anas Malik ẹ ma gbọ́dọ̀ àwọn èèyàn tó bá wa ibn al-Musayyib òun bá ibn al-Musayyib ẹmọ wà lórí àwọn èèyàn yíò àwọn tabi'iyul jalil wa sa'id ibn jubair àti sa'id ibn jubair wa sha'bi àti ash-sha'bi wa ibrahim an-nakhai àti ibrahim an-nakhai wa ata ibn abi rabah ata ta gban tó sọ wọn pa ibn abbas lẹ́kan láti ibn abbas wọ zamzam wani wa tawus àti tawus wa mujahid àti mujahid gbogbo àwọn tá wọn tafsiri ni wani wa abdullah ibn abi malika abdullah ibn abi malika yìí òun bá wọn 200 nínú àwọn sahaba nabi láyé ó bá wọn 200 so nínú àwọn sahaba nabi sallallahu alaihi wasallam láyé tó gba ìmọ̀ lẹ́nu wọn bayi so oni wa zuhuri àti az-zuhuri wa makhul àti makhul oni wal qasim aba abdurrahman oni abu abdurrahman al qasim oni wa وني al الخراساني وثابت البناني والحكم ابن عتيبة وأيوب السختياني ẹwà àwọn ẹni rí àwọn ẹni àwọn tabi'in al-jalil wọ́n ni wa Hammad wọ́n ni wa Muhammad ibn Sirin Muhammad ibn Sirin tàti kọrọrẹ fún wa wa Aba Amir wọ́n ni Abu Amir yóò wa kana qad adraka Aba Bakri ni Siddiq Abu Amir yìí òun bá Abu Bakri Siddiq òun bá láyé jẹ́ ويزيد الرقاشي أتي يزيد الرقاشي وسليمان بن موسى أتي سليمان بن موسى وني كلهم وني ببو ولا بابا يأمروني بالجماعة وما نقامل سيكين دوني ما جماعة كين دومن أو سنة كين دومن ما أمتوا على بيع ولوري وينهوني عن أصحاب الأهواء gbogbo wọn náà ma ń ما fún mi pé kí n àwọn tàbí'in nìyẹn so àmúta àwọn sọ̀hábà wa lọ́kọ́dà lára wọn ti sọ̀hábà lára wọn tàbí tó yẹ ká mú wọn pa àwọn tó sọ̀hábà ní ìtàn sọ̀bír so nípa ti Umar tí Umar bó ṣe fín tó lu agbárí sọ̀bír tó lu ya tó fín ní gidẹ́bínú àwọn gidi àwọn gí ẹlẹ́gùn so ó yẹ ká mú yẹn náà ó pọ̀ gan ó pọ̀ gan ó pọ̀ gan nínú àwọn ìgbà wa so àwọn ó pọ̀ gan náà ìgbà wa ẹ wo níbi ìtàn sọ bí ìgbìyàn wọ́n ló ń bi àwọn èèyàn nípa àwọn mutashabih al-Qur'an àwọn nǹkan tó yí pé èèyàn lè mọ̀ títẹ̀ gbọ́tùmọ̀ rẹ̀ yí wọ́n nínú àwọn ìgbà àwọn ìgbà kíni wà náà sí àti garka ẹ̀yìn kíni wà náà sí àti garka inú àwọn ìgbà mi yíò mọ̀ bí wọ́n níwà tó débẹ̀ báyìí pé à wọ́n bí pé à pínúkọ rẹ̀ oní ana abdullahi sabiri ní èmi abdullahi sabiri ni Umar ni ana abdullahi Umar èmi náà fúnra mi abdullahi Umar ni mi Umar sì ti pèsè àwọn igitẹ́rẹ alapankẹrẹ Umar ti pèsè ẹ̀ka rẹ̀ wọ́n ní bó ti bẹ̀rẹ̀ sí ń lùnù wọ́n ló títí hátà ṣájárọ́ sókò títọ́ yẹ̀ fi yá wọ́n ah, ya amiral mu'minin qad zahaba ma bi wọ́n ni jẹ́ mi ti lọ wọ́n <laughs> ya ah, ó ti tán yàtọ̀ sí pé mọ́rù tí wọ́n lù mọ́rù tó wá rán padà sílò rẹ̀ pé ọdún kan ń pé kánmọ́ ẹnìkan kan bọ́lọ̀ jókòó tí ọdún kan ẹnìkan kan bọ́lọ̀ so ẹ̀rí pọ̀ gan látọ̀dọ̀ àwọn sàhábà náà ẹni mọ́ pé eh, àwọn sọ́lá bó ló sì tú fún wa ṣe ìwọ lágbọ́ tútù rẹ̀ lọ́dọ̀ rẹ̀ àbọ́dọ̀ Imam Ahmed láti gbọ́ lílò rẹ̀ àbọ́dọ̀ Imam Malik láti gbọ́ àbọ́dọ̀ alimọ́mù sáàrin láti gbọ́ yìí ṣe wọ́n ló mọ̀ tú bó ṣe jẹ́ fún wa àbí ká wo bó làwọn tó tún jọmọ kí wọn náà bó làwọn náà ṣe mú lọ àwọn kí wọn يميز بتاعه so الله المستعان so wọ́n ní Mufaddal ibn Muhalhal wọ́n gbà látọ̀dọ̀ Mufaddal ibn Muhalhal wọ́n ló sọ pé ah law kana sahibul bid'ah wọ́n tó bá yí pé ẹni tó jẹ́ aládàdálẹ̀ idha jalasta ilayhi tó bá yí pé bó ti jòkótì ọjọ́ tó bẹ̀rẹ̀ sí jòkótì yuhaddithuka bi bid'atihi tó sì kó jọ yẹn náà ni ó mọ̀ sọ bídà rẹ̀ fọ́ hadartahu ó sọ́ra fún وفررت منه أوسي الصفن ولكنه يحدثك بأحاديث السنة àmọ́ àwọn nǹkan tí ó ma bọ́ sọ àwọn nǹkan tó jọ máa àhàdí àwọn ọ̀rọ̀ súnnà ni bá kọ́ dẹ́lọ̀ ṣíà kò ní sọ fún pé kò láàánà wọn márùn bẹ́ẹ̀ yọ́kọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ pé fadlu ahlil bayt fadailu ahlil bayt pé ọlá ti ń bẹ wà júwe ogun fún àwọn ogun tí ó ma pààyàn lẹ́kún wọ́n ṣe sá nínú sá lọ́gbẹ́ yíwa ma mú gbogbo ẹ̀wà pé kódà Fatima ẹ̀wọ́n tó ṣe pẹ̀lú Fatima tó bá ti pìtà fún ọtán lẹ́yìn lẹ́yìn ó tún sọ pé kódà Ali gan ó lẹ́tọ̀ sí khilafa ju Osman lọ tó bá tún sọ léhùn tán yóò tún ní ẹ̀ kódà Ali ó lẹ́tọ̀ sí khilafa khilafa gan ju umaru náà lọ àti abubakar tó bá kan ayọ́ ni kódà Uthman gan padà di kèfèrí Uthman gan náà padà di kèfèrí so díẹ̀díẹ̀ wal iyadhu billah radiyallahu an Uthman so kọ́nà kọba kí Uthman rahmatan wasi'a so ẹ máa wo bí ó ti bẹ̀rẹ̀ kò ní bẹ̀rẹ̀ fún bí kíní kò ní bẹ̀rẹ̀ fún bí bákan náà tí a bá wọ́n lọ bá ń sófí ibi tó náà ti kọ́kọ́ bẹ̀rẹ̀ náà ni pé ah, kí àwọn kílòkọ rẹ̀ fadailu awliya kí náà wọn bóòlì yóò ṣe aulia, àwọn kan bá sọ ń pa aulia, àti ìtànàbí sọ so yóò abẹ́rẹ̀ bí karamatul aulia, àwọn karamat so abẹ́rẹ̀ yóò ibi ìbẹ̀ ní wọ́n ti abẹ́rẹ̀ fún yóò abẹ́rẹ̀ fún àkúrà wàlí ìgẹ̀lì jànnábì lọ wàlí ìlì jànnábì lọ ah so tó bá abẹ́rẹ̀ yóò abẹ́rẹ̀ pé wàlí mi gan so tó bá bẹ̀rẹ̀ tán tó bá rí pé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó bá padà yáyọ̀ anítọ̀ ó dára wà ní ìgbà lọ́lọ́run fúnra ẹ̀ so ẹ wo ọ̀rọ̀ tó ọ̀rọ̀ tí Mufaddal ibn Muhalhal rahimahullahu ta'ala ẹ wo ọ̀rọ̀ tó ń sọ fún wa yìí ó ní law kana sahibul bid'ah tó bá yí pé oní bid'ah idha jalasta ilayhi bó bá ti jókòó tì yuhaddithuka bi bid'ati tó bá yí pé ẹsẹ̀kẹsẹ̀ náà ni ó mọ̀ fún ọrùn pa bid'ah hadartahu ó sọ́ra fún wa farọ́ta min ó sì sá fún náà ولكنه يحدثك بأحاديث السنة في غدو مجلسه but in je o ko ma sọ fún ọ tó bá ní bẹ̀rẹ̀ jókòó rẹ̀ una ni àwọn aro sunna fadailu ahli so àbí karamatul awliya so alto wa jẹ́ àwọn ahmadiyya ní pé a o bẹ̀rẹ̀ npa pé al farqu kí ni yàtọ̀ láàrin annabi àti rasul rasul ló ti tán tán bá ti rí pọ́ ti gbélé yíye rasul ló ti tán tàbí yìí bẹ̀ wọ́n akọ àwọn ẹ̀rí wá kí ni kí wá ṣe àwọn ṣe annabi kan sọ ń pa annabi kan tí ó wà nǹkan ma fún wọn bífọ́ ọkú tó máa bọ́pọ̀lọpọ̀ sí ma bẹ̀rẹ̀ ànù náà ni àbáwọn jama'atu tabligh wípé ah, fadailu da'wati ila Allah hmm. àwọn ọlá kí ẹ ma pèpè lọ sójú ọ̀nà Ọlọ́run sí ó wà ní kí ẹ ma pèpè lọ sójú ọ̀nà Ọlọ́run sí ó ní ò lọ́lá ní so ní ò lọ́lá ní so báwọn náà ti bẹ̀rẹ̀ ní bó ti bẹ̀rẹ̀ ní before you know it bàbá ti ń gbàgbé àti kẹ́tù àti stove ìdí fòkún so papọ̀ bó làwọn ṣe lọ 40 so Allahul musta'an so Mufaddal ibn Muhalhal sọ pé fi walakin yuhaddithuka bi ahadithi sunnati ṣùgbọ́n tí ó máa ṣe ní pé yóò máa fún ọ ní àwọn ọ̀rọ̀ súnnà fi buduwi majlisi níbẹ̀rẹ̀ ìjókòó rẹ̀ wọ́n ni thumma yudkhilu alayka bid'atahu lẹ́yìn náà yóò máa wá máa ti àwọn bídá rẹ̀ yóò máa wá ti bọ̀ lára díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n ni fala'allaha talzamu qalbak wọ́n ni ó wá sí ìṣe kó ṣe pé bídá yìí yóò dún ní mọ́ ọkàn rẹ̀ famata takhruju min qalbik ìgbà wo ló wá fẹ́ kú lọ́kàn rẹ̀ ìgbà wo fẹ́ kú so ilé jẹ́ ọ̀rọ̀ wọ́n ní bákan náà wọ́n ní ismail ibn ubaidillah ó ní yóò sọ pé la tujalis dha bid'atin fayamrud qalbak ó ní má jókòó ti oníbídà kọkàn rẹ̀ kúmọ̀ wà láàrẹ̀ bákan náà abu lára Ah, bídá náà ni pé nípa ìmọ̀jókúta wọn bídá ó ní la tujalisu ahlal ahwa mọ̀jókúta wọn bídá wà la tujadiluhum mọ́sí mọ́mọ́ bá wọn jiyàn ìtàlù mí ma fi ń kó bá ẹni ẹni ó sì ẹgbẹ́ ó sì ẹgbàbọ̀yé gan nǹkan ni ó tún wá lọ máa kíra kílùkọ́ rẹ̀ èmi àtàwọn mọ́lọ bá wọn lé ní wọn ò fẹ́ wá gan mo ní kan jáde kan jáde ní o ìwọ sí rí ìgẹ̀ ìwọ gẹ́sẹ̀ ń gbọ́ yìí ni tó mọ̀ tún bẹ̀rẹ̀ wá fún sabat nígbàtán jáde tán tí wọ́n kan kó tíra jáde fi ọba wọn fanẹ́dà rẹ̀ tẹ bá gbọ́bi tó lóhun ti fanẹ́dà rẹ̀ ibi tán sí fi ń látàyẹ̀ ṣeré bí ọmọ ìkéré so látùjáde mọ́ bá wọn jiyàn kí ẹmọ́ mọ̀ gbé ara ẹ̀sípò tí ó mọ̀ bá àwọn ẹ̀jìyàn orúdú tó mọ̀ ẹ̀dún ní mọ̀ rẹ̀ ma wá pàwọn èèyàn sí so ma wá pàwọn èèyàn sí ma pàwọn èèyàn sí ma pàwọn èèyàn sí ma pàwọn èèyàn sí so in tí imam ahmed náà sọ náà nínú sunnah ni wa tarkul jidali wal khusumat so ní la tujalisu ahlal ahwa ai ma mọ̀ jókòó táwọn oníbídà abókèlá bá sọ bẹ́ẹ̀ wala tujadiluhum má sì ma bá wọn jiyàn fa inni la amanu torí pé èmi èmi ò balẹ̀ an yaghmisukum fi dalalatihim fi dalalatihim èmi mi ò bá lè pé wọn ò ní tí ọbọ wọn ò ní tí ọbọ nu anu wọn wọ́n ní aw yulabbisu alaykum ma wọn ni tó bá ń jókòó tó ń bídà ni kan wọn tó ti mọ̀ kan dàrú mọ́ lọ in tó ti mọ̀ kan dàrú mọ́ lọ so èléyìí jẹ́ àwọn ọ̀rọ̀ àwọn salaf ẹ jẹ́ ká tún wo ọ̀rọ̀ àwọn tó tún wá lẹ́yìn wọn ẹ jẹ́ ká tún wo ọ̀rọ̀ àwọn tó tún wá lẹ́yìn àwọn tabi'in wọ́n ní al-imam muhammad ibn jarir at-tabari wọ́n sọ nínú tafsiri wọn níbi wa idha ra'ayta alladhina yakhuduna fi ayatina wọ́n sọ ń bẹ̀ pé wọ́n wa fi hadhihi al-aya wọ́n ní níbi aya yóò ad-dilalatu al-wadiha èyí tó hàn gẹ́rẹ́ ala an-nahy níbi ìkọ̀ an mujalasati ahli al-batil in bi ma ku jokuta àwọn ènìyàn min kulli naw'in min al-mubtadi'a in gbogbo na oni bid'a pé eh àwọn bid'a n tó sọ àwọn àwọn captain àwọn dakatiro bid'a àwọn eleyi bid'a àwọn sunna sunna bid'a àwọn sunna sunna ah gbogbo ẹ̀ náà bid'a ni gbogbo ẹ̀ náà bid'a ni má jokuti wọn má bá wọn ṣe o wọ́n ní àwọn ènìyàn gangan na jẹ́ bíríjì fáwọn bídá wọn fi àwọn bídá lẹ́mìí balẹ̀ wọ́n ní Ah, min kulli naw'in min al-mubtadi'ah wal fasaqo àtàwọn oníwà ìbàjẹ́ tó rípa àwọn èèyàn kí ń gbọ́ kì ní kàrí pé sí rí haslu hajru haslu hajru gangan nù súnnà nabi sallallahu alaihi wasallam ó ní ṣe pẹ̀lú ẹ̀ṣẹ̀ gangan ni ẹ̀ṣẹ̀ tí ó bá ti kópa lára báyàn gangan fúnra rẹ̀ àbí tí ó kópa lára bó òdodo tó rí pé ìdí mẹ́rin ni a ma fi hajru mubtadi'ah ìdí mẹ́rin la ma fi ń hajru mubtadi'ah àwọn ṣe hajru mubtadi'ah nítorí ara wa gangan a ma ṣe hajjul mubtadi'a nítorí oníbídà ayé gangan a ma ṣe hajjul mubtadi'a nítorí súnnà gangan fún rẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́rin ni pé a hajjul mubtadi'a nítorí àwọn èèyàn gangan so àwọn masalih mẹ́rẹ̀rin ló wà ń bí hajjul mubtadi'a àwọn masalih àwọn àǹfààní mẹ́rẹ̀rin ló wà so a ṣe hajjul mubtadi'a nítorí ara wa gangan nítorí ti ẹ̀ gangan rẹ̀ so torí àwọn sálàfù gan máa ń sọ pé àwọn dá fáwọn bídá ju bàbá wọn àti yá wọn gan lọ ẹgbà wà bẹ́ẹ̀ dada torí pé àwọn ń kọ́ àwọn èèyàn kúrò lẹ́yìn wọn ká má bàá fi kó wọn síbi àánú wọn so tó mọ̀ pá àwọn tó bá ti ẹ̀yìn tó wọn ò fẹ́ káwọn èèyàn tẹ̀lé àwọn èèyàn gan àtàwọn bídá lára pé yẹn ti ẹ̀tún nífẹ̀ẹ́ yẹn lára pé yẹn nífẹ̀ẹ́ captain nífẹ̀ẹ́ ti islamu ti pìlẹ̀ ní o òyìn tó ń kìlọ̀ fáwọn yẹn lára rẹ̀ kẹ́ mọ́ tẹ̀lé ibi anú rẹ̀ in táwọn ẹgbà wà dáadáa so ẹnìkan sọ ń pa èèyàn kan ni ah, yushbihu ustadahu ìyẹn jọ ustadi rẹ̀ wọ́n ọ̀yẹ̀ ènìyàn ọmọkéwìn yẹn wọ́n wò pé à ah, sí àwọn èèyàn máa ń sọ̀rọ̀ ń para wọn ah, ní àwọn ah, ní ahmaq oní ìrẹ́ àfọ́núfọ́ra yìí àfáàní sọ fún ọmọkéwìn rẹ̀ bẹ́ẹ̀ o ní sí só mọ̀ pé mo dáa fún wọn ju bàbá wọn àti ìyá wọn gan-an ni èmi so aláwọ̀kọ́ ni fún bídà gẹ́gẹ́ fún ara rẹ̀ pé kéèyàn dí àwọn ẹ̀ṣẹ̀ ti ẹ̀gán kù níjọ gbìndì ẹni ẹjára ọ̀kan ẹlẹ́kejì ní fún ààrẹ gangan ìwọ gan kò mọ́ affected so ẹwà wọn sálàf ẹwà wọn sálàf Muhammad bin Sirin nínú ẹgbà tó wọ́n bí pé wọ́n wá bá Muhammad ibn Sirin pé àwọn fẹ́ ka Qur'an nípa àwọn fẹ́ ka Qur'an fún ah, pé àwọn wá bá pé wọ́n ni kọ́lá káwọn kan káyà kan ọ̀yàn ara wọ́n wá bá pé ah, ah Imam Muhammad ibn Sirin Qur'an ni wọ́n ni àwọn òfẹ́ kankan fún un kán mọ́wàá ká kó máa ṣe pé nǹkan wà wà ọkàn wọn èyàn kí ń fẹ́ mí balẹ̀ lórí dọ̀láàlì gẹ̀ẹ́ tí yẹn bá ti ní ámúnù ẹwọ̀n kí gbogbo àwọn conditions tán máa ń gbé sí nǹkan tó bá ní ámúnù wọn bá olè pé tó bá ní tẹ̀mí yìí olè kàtírọ̀ ń bídá so tó bá ní sẹ́yìn lè ní tẹ̀mí yìí fún 20 years kó mọ̀ kàtírọ̀ ń bídá lọ kó mọ̀ kó kankan bẹ̀ ẹ̀yàn hmm. lè ní tẹ̀mí yìí 20 years tó wà mẹ́rin so ẹlẹ́kẹta òun ni súnnà gangan fúnra rẹ̀ tó bá ń bá wọn bí láàrín ṣe súnnà ó lẹ̀ ibi tí súnnà ó ti lẹ̀ tí súnnà ó ti wó nìyẹn kí ẹ má gbé àwọn bí láàrín ẹlẹ́kẹrin òun gangan wà láwọn èèyàn gangan àwọn èèyàn ó gbàtànjẹ́ so àwọn masọ́lẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin yìí àwọn lè yíò máa wò níbi hajjúrò mílá kò wá sígbàtà masọ́lẹ̀ èyí tí ò ní ta kọ́kọ́ so ilé ìtún jẹ́ rọ́dù fáwọn ọ̀rọ̀ tó máa mú wá bí ọ̀rọ̀ Ibn Taymiyyah pé ah, Ibn Taymiyyah ní tí ó bá sẹni tá fẹ́ ṣe hajjúrù láǹfààní fún ẹ̀yà fílẹ̀ kìí ṣe torí òun nìkan láàfin ṣe hajjúrù kìí ṣe torí òun nìkan tó rán mọ́rọ̀ Ibn Taymiyyah pé Ibn Taymiyyah sọ pé ẹni tá bá fẹ́ ṣe hajjúrù fún tí ó bá tún lé ekún láburú ẹ má jẹ́ ṣe hajjúrù rẹ̀ tí ó bá ṣe lé ekún láburú tí ó bá lé ekún láburú tí ò ní fi ti ń sílẹ̀ lẹ̀ tí ó sì tún máa taburú ká ah, bọ̀ tó wáyé pé dáadáa wà ń bí kíyàn bá sọ kíyàn sì bá sọ ibẹ̀ sì ni maslaha wa of course na of course yíò bá sọ pé ah, ibi tí ó gbà but pé àṣẹ́ká ah, ah, wá fi wọ́n lẹ̀ ní ṣẹ́ká fà àwọn captain lẹ̀ ní ṣẹ́ká fà àwọn ni. alẹ̀ ní kí àtàní ó ma correct wọn ọdún mẹ́wàá ìsín correct wọn ẹ̀rí correction sí tán ẹdún mẹ́wàá ẹ̀ ń correct wọn àwọn sì tó ń fàyín sínú àánú sí ẹ̀ rí kankan gbà lọ́wọ́ so correct correct correct débi pé wọ́n wá correct àwọn gangan wá correct súnnà gangan lára yìí so so wo gbogbo ẹ ẹ wo gbogbo ẹ mara wọn báyìí so wọ́n mọ̀ mọ́rọ̀ Ibn Taymiyyah àwọn pé à Ibn Taymiyyah ní àhájúrò ń bí dáa tàbá fẹ́ ṣe ó gbọ́dọ̀ yóò gbọ́dọ̀ lásìkò wà yóò sàǹfààní mẹ́ kọ́lá mú tún mọ́rọ̀ Sheikh Al-Albani wá hajjúrò sí inú hajjúrò sí hajjúrò sí kò sí aláǹfàní lásìkò wáyé mú so àánú kò bá mú so kò bá mú in táwọn mọ̀ hàkì kó nù in tó ń sọ nìyẹn kò bá mú àwọn tá kọ́kọ́ tán wọ́rọ̀ Sheikh Fawzani Sheikh Luhaydani ni Sheikh Yahya ni Sheikh gbogbo àwọn ẹni yìí Sheikh Zaid al-Madkhali ni so ní táwọn haqiqo ní tán sọ ni ẹ tí wọ́n àwọn tán wòye sọ́rọ̀ àwọn afá pé ah èyí tí Sheikh Al-Albani sọ yìí ò bá mu àbí ah bóyá àwùjọ táwọn wà náà fi sọ bóyá àwọn bídà sí pọ̀ tó gan táwọn súnà sí kiri gan náà fi sọ tán sọ but àwọn tí mọ̀ sọ́ọ́lẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin tó bá ti lè pé sínú pé hajjúrù èyí ó sì hajjúrù so ibi táwọn èèyàn kí gbọ́ yé ni pé sẹ́ rí tahdhir gangan fúnra rẹ̀ tahdhir ìkìyàn lẹ́lọ́n tí ẹ̀ òun lèyàn lè má lè ṣe ìmá hadharo lára omi dáa ìmá hadharo tó gbé ẹwà imagine sí kí a bẹ̀rẹ̀ sí sọ́rọ̀ pa kí a bẹ̀rẹ̀ sí okay ah if imam bye bye bye bye bye oye so àwọn bídá tí ẹmọ̀ pé àwọn ah, lágbára jùlọ lọ́gbọ́n àwọn ní political power so but irú yẹn yóò jìnà sí èyàn ó jìnà sí wọn èyàn ní bá wọn ṣe èyàn sì máa sàlàyé fáwọn èèyàn lẹ́yọ ẹyọ lẹ́yọ ẹyọ èyàn máa sàlàyé fún títí tí ó fi yáwọn èèyàn èyàn náà ní máa bá wọn ṣe mú dáhà náà pé kí ẹ máa wá bá wọn ṣe ara èyàn ó jìnà sí wọn èyàn ó sì hajjúrù wọn hajjúrù yẹn àti òní kó bá súnnà kọmọ̀ àfá kọmọ̀ àrándà àwọn èèyàn ọ̀pọ̀ wọ́n ti wí tẹ́lẹ̀ ọ̀tá láti jùlọ ẹ̀hún súnà yà ní sùúrù náà tẹ́lẹ̀ ẹ̀tíwàtíwà attack chief imam báyìí ìtí wọn lókú tẹ́ ń sọ́rọ̀ ń pa àbí ó yá ẹ máa kó wọn kódà yóò tún wọ́n àfẹ́ ti súnà náà ẹ máa rándì wọn ọ̀pù gbogbo nínú gbọ́n àti òkùtù tí ń fi ẹ máa kó wọn sẹ́wọ̀n kan sáwọn ẹni iṣẹ́ lágbára sí wọn ò ní ṣe súnnà lẹ́yìn aburú ẹ̀ so but hajjúrù gangan hajjúrù gangan gbùrọ̀ rílẹ̀ so hajjúrù gangan gbùrọ̀ rílẹ̀ lópin ìwọ̀n bá tí ó fi rílẹ̀ lópin ìwọ̀n bá tí yóò mú maslaha wá so yóò gbùnwọ̀n bá tí ó mú maslaha wá so irú àwọn àwọ́mù sí èyàn lè ṣe hajjúrù wọn táà mọ̀ èyàn lè fi wọ́n lẹ̀ pàpátá èyàn lè fi àwọn àwọ́mù lẹ̀ pàpátá pé ah, àwọn àwọ́mù ah so but kìí ṣe pé àwọn náà yóò tún wá kó bára rẹ̀ náà yóò tún wá àwọn nǹkan tó wà lọ́dọ̀ tí wọ́n náà yóò tún wá mọ́ affect wọn èèyàn náà ọ̀yí ẹ̀yin ma bá wọn ṣe lóde wọn tí wọ́n fi ma ṣe dáhàrà fún wọn èyí sì ma wà dáadáa sí wọn èyí ma ṣe hajjúrù fún èyí ní ṣe hajjúrù fún bọ̀tọ̀ bá ti di bí àwọn nǹkan tán ṣe yẹn èyí ní títí tí ó fi hàn sí àgbé àwọn ẹni iná ma tán ṣe wọn so eléyìí ni béèyàn ṣe ma bá béèyàn ṣe gbọ́rọ̀ kèsì báwọn ilé ìtàn sí ń fi àwọn nǹkan dàrú tán fi ń sálẹ̀ tán fi ń ṣe tán fi ń ṣe jàájúrò kò sí kò sí inú hikima ma lásìkò tí wáyé so gbogbo ilé ọ̀rọ̀ tí ò wọlé ni o so bákan náà wọ́n gbà wá nípa alimam malik rahimahullahu ta'ala wọ́n gbà wá látọ̀dọ̀ alimam malik nípa pé bí imam malik náà bóò náà ṣe báwọn náà ṣe ní lórí ohun bídáà wọ́n ní abdurrahman ibn mahdi wọ́n ló gbà wá wọ́n ló sọ pé nínú manaqibu malik manaqibu imami malik di zawawi az-zawawi ló kọ so gbogbo lè wà nù ijma'ul ulama ti sheikh khalid wọ́n ní oní dakhaltu 'inda malik olóhun wọ ọ̀dọ̀ malik wa 'indahu rajulun yas'aluhu 'anil qur'an ó ní ó wà lọ́dọ̀ malik ẹnikẹ́ tí ń bi qur'an so ti ń bi nípa Qur'an so tó bá ní yes aluhu yìí kò túnmọ̀ ṣe rí ó ní àwọn síyákù kan tí yíò fi mọ́rún nǹkan tán sọ e bó kàn bí nípa Qur'an lásán o so ó ń bí lọ́nà tó fi mú pé ah, ẹni yìí irú bèèrè ò ah, so àwọn èèyàn àwọn àfá àwọn sálàfù àwọn masáhìlì àwọn bí wọn so but síyàkó ti jẹ́ ká mọ̀ pé irú bí sí ń bí irú ìbí àwọn tó fẹ́ tó ní nǹkan fẹ́ gbà lẹ́mìí wọ́n ní faqala la'allaka min ashabi amr ibn ubaid imam malik wọ́n ní ó dà pé inú àwọn èèyàn amr ibn ubaid ló wà bí ó ní imam malik wọ́n ní la'ana allahu amra fa innahu هذه hadhihi al-bid'a ló dá gbogbo àdádálẹ̀ ilẹ̀ min al-kalam nínú àwọn ìròrí sọwọ́n tí Imam Malik sọ bá ìgbéyàn kan ló láàánà ẹnìkan lónìí ní àánú ẹmọ́ láàánà rẹ ọdún àwọn afá náà ní àlàyé tó pọ̀ gan nípa ọ̀rọ̀ la'nul mubtadi kí ẹmọ sẹ́bí ló ń bídá so nípa pé á sí yíò láàánà rẹ àbíyàn ní láàánà rẹ so but Ah, almuhim ni pé ẹni tó bá bá bídá rẹ̀ dé level kúfúrú kò sí àpẹ ẹnu lẹ́nu àwọn àfáà níbi ilé ìpa rẹ̀ so kò sí àpẹ tẹni tí ò tí débẹ̀ so ẹ̀hùn ni àwọn àfáà ṣe pìnyà ẹnu pé à sí wọn làánà rẹ̀ àbí wọn ní làánà rẹ̀ sí àlè làánà rẹ̀ níbi àbí wọn lè làánà rẹ̀ so imam malik tó sọ pé iyyakum wa ashabar ra'i oníwọ̀rọ̀ ó dọwọ́ yín pẹ̀lú àwọn oníròrí àwọn oníbídà fa innahum a'da'u súnnà tó pé ọ̀tá súnnà ni wọ́n Imam Malik ló sọ léyọ so Imam Malik ló sọ léyọ so àwọn sálàfù ni yẹn so gbọ́ àwọn ẹ̀rí àwọn ẹ̀rí àwọn ẹ̀rí fíkún lọ fíkún fún ìpìlẹ̀ súnnà léléyọ wọ́n ni so bákanáà ẹgbàwátà àmà tó gbajúmọ̀ nípa pé ẹnìkan wà lọ́dọ̀ Imam Malik ó wà níbi ìjòkó Imam Malik lọ́jọ́ kẹ ó wà ní ar-Rahmanu 'ala al-'arshi ni a ọlọ́wọ́ bá wà lórí al'arashi bó ló sì wà lórí al'arashi ni ma maliki wa ni alistiwa'u ghayru majhul alistiwa'u kò ló sin tama wal kayfu ghayru ma'qul àmọ́ bó ló sì wà lórí rẹ̀ kìí sin tàà lè ronú rẹ̀ was-su'alu anhu bid'ah kíyàn wá ma bèèrè ń bèèrè ń pa rẹ̀ àdádálẹ̀ ni wal imanu bihi wajib wa amara bi ikhrajihi náà ma lífà ní kan gbé kó nù masalasi nínú riwaya mi pé nínú masalasi ẹgbẹ́ kó nù masalasi so gbílé yíó fi yé àwọn èèyàn tó tún wá bá wọn ni o àwọn èèyàn tó tún wá jókòó sọ́dọ̀ Imam Malik ni o pẹ́ àwọn fẹ́ wá jókòó ni so ni pé òun fẹ́ wá bèèrè bèèrè so bákanáà nínú manaqibul imam eh, Shafi'i ti al-Imam al-Bayhaqi wọ́n ni kana shafi'i wọ́n ni imam shafi'i shadidan ala ahli al-ahwa wípé imam shafi'i le gan lórí àwọn oníbídá ọjẹ́ tó le níbi ma sọ̀rọ̀ àwọn bídá àti àtàwọn nǹkan tí wọ́n kó sí àtàwọn nǹkan tí wọ́n ṣe so àwọn nǹkan tí wọ́n ṣe so gbogbo ilé ìfihàn hàn wá pé ilé ni ojú ọ̀nà àwọn sálàfí bákan náà ẹgbàá pọ̀ gan látọ̀dọ̀ imam ahmed gan fúnra wọn ẹgbà pọ̀ gan látọ̀dọ̀ imam ahmad gangan fúnra wọn imam ahmad àwọn iṣẹ́ sí àti ọ̀rọ̀ àti gbogbo àwọn bí imam ahmad bóò ni wọ́n ṣe bá àwọn níbi dáàlù so bóò ni wọ́n ṣe bá àwọn níbi dáàlù so wọ́n gbà wá látọ̀dọ̀ imam ahmad wọ́n ni imam ahmad nínú manaqibul imam ahmad tibni jawzinan so wọ́n ni wọ́n ní wọ́n gba alátọ̀dọ̀ imam ahmad pé amara mutawakkil bí mas'alati ahmad ibn hanbal wọ́n ní lẹ́yìn ìgbà tọ́lọ tí ìyà jẹ imam ahmad tọ́nà wá gbé wọn ga lẹ́yìn mihna lẹ́yìn àdánwò mutawakkil al-mutawakkil olórí ìgbà yẹn tí wọ́n ní wá bí imam ahmad pé amman yataqalladu ni wọ́n lè wọ́n ní tó wá gbà wáyìí wọ́n ni wá sọ pé olíwọ́n bí fasa'altuhu an yakhruja ilayya jawabahu wọ́n ni àwọn ní kó pèsè ánsà rẹ̀ fáwọn wọ́n ni fawujjiha ilayha bi nuskhatin wọ́n ni wọ́n mú kọ́pì kan wá fakatabaha thumma thumma ud ma ba'atha bihi olóhun wá dá padà sọ́dọ̀ wọn kó ní pé ó wá jẹ́ lọ́ntẹ̀ pé á ah, in tó wí bẹ̀ òdodo ni wa hadhihi nuskhatuhu wọ́n ni nuskha àwọn ìbéèrè tán bí imam ahmed ni wọ́n ni bismillahi rahman rahim nuskhati raq'ati allati aradtuha ala ahmed ibn hanbal ó ní kọ́pì pépà tó ń present sí imam ahmed ba'da an sa'altuhu lẹ́yìn ìgbà tí mo bí amma fiha nípa àwọn nǹkan tó wà ń bẹ̀ fa ajabani an dhalika bima qad katabtuhu ní pé ó wá fún mi níbe ó fún mi dáhùn pẹ̀lú àwọn kan tí mo kọ kalẹ̀ wa amara ibnahu abdullahi wọ́n ní ó wá pa ọmọ rẹ̀ abdullahi láṣẹ an yuqi'a asfaliha ní pé kó sáìn sábẹ́ bi amrihi pẹ̀lú àṣẹ bàbá rẹ̀ ni ó ma sa'altuhu an yuqi'a fiha ní pé yìí bí imam ahmed pé kó sáìn sí imam ahmed gangan fúnra wọn sáìn sí oni sa'altu ahmed ibn hanbal olóhun bí imam ahmed an ahmed ibn rabah nípa ahmed ibn rabah faqala fihi ó ní innahu jahmi ma'rufun bidhalik ipe a jahmi ni ẹn tán mọ̀ pẹ̀lú rẹ̀ ni wa innahu in qallada al-qada ipe tí irú ẹni báyìí tó bá jẹ́ olórí tó bá jẹ́ adájọ́ min umuri al-muslimin yana wa alamari a musulmi kana fihi darar wani aburú bẹ̀m̀bẹ̀ ala al lórí àwọn musulmi وبدعته àti bídá rẹ̀ وسألته عن ابن الخلنجي olóhun bí nípa ibn al-khalanji فقال فيه ó ní ó wá sọ tó sọ nípa irú ahmed yẹn ó ní wọ́n wá bí nípa èyàn kan ó ní sa'altuhu an muhammad ibn mansur qadi al-ahwaz ó ní innahu kana ma'a ibn abi du'ad olówà pẹ̀lú ibn abi du'ad ni ẹni tó fi àjẹ́ imam ahmed gẹ̀gẹ̀ ba imam ahmed lè kọjẹ́ lọ́dọ̀ àwọn olórí tó kóró rí ìrìntìzálù wọ olórí lórí wọ́n ni wà fi nahiyatihi wa a'malihi wọ́n ló wà ní igun rẹ̀ àti iṣẹ́ rẹ̀ náà ni illa annahu kana min amthalihim ó ní àyàfi pé òun o ó wà nú àwọn tó dájú so Ah, wọ́n tún bí ń pa ẹlòmí wọ́n bí ń pa àwọn èèyàn wọ́n bí ń pa èèyàn wọ́n ni wọ́n bí ń pa Ibrahim ibn Uttab Imam Ahmad wọ́n ni la a'rifuhu illa annahu kana min ashabi Bishr al-Marrisi in mari ṣùgbọ́n a inú àwọn ọmọ ya Bishr al-Marrisi so Imam Ahmad fi ọ̀rẹ́ ẹni bá ṣe wọ́n fi tì síbìkà fayanbaghi an yuhadhdhar so ó pọn dada kéèyàn sọ lára wala yuqarrab èèyàn gbọ́dọ̀ sí súnmọ́ wala yuqallid shay'an min umuri al-muslimin kò sì gbọ́dọ̀ jẹ́ olórí lórí nǹkan kan nínú àwọn alamari àwọn musulmi so ila akhiri risala lọ sí bí ìgbẹ̀yìn a risala so bákan náà wọ́n bi imam abu dawud níbi masáìlì wọn ti imam ahmad masáìlì imam ahmad ó ní ra'aitu ahmada olóhun rí ahmad sallama alaihi rajulun min ahli baghdad ní pé alákùnrin kan náà àwọn ará baghdad ṣe taslimu sí ahmad wọ́n ni fàkọ́lá Abu Dawud ó dà pé ẹni yóò tí wọlé oun sálámà sí Imam Ahmad láti ta wọ́n ni Abu Dawud wá sọ pé balagọ́ ní annahu Abubakri al-Maghazili ipé Abubakri al-Maghazili ni mimman waqafa nínú àwọn tó sọ pé kò lọ́rọ̀ nínú àwọn tí ò lọ́rọ̀ ń pa pé ṣe Qur'an ṣe makhluk ni àbí kìí ṣe makhluk àbáwọn tó ti sọ pé al-Qur'an kalamullah tán dúnbẹ̀ lásán wọ́n ni faqala lahu oghrib ó ní à Imam Ahmad sọ fún pé kóra lọ kóra lọ la uriyannaka taji'u ila babi in gbọ́dọ̀ rí ọkó wá sójú ọ̀nà mímọ́ wọ́n ní fi kalamin ghalid wọ́n ní bí ọ̀rọ̀ tó lágbára walam yarudda alayhi salam Imam Ahmad wá dá sálámà padà sí wọ́n ní wa qala lahu Imam Ahmad wá sọ pé ma ahwajuka an yusna'a bik pé irú rẹ̀ ló Umar bí sọ̀bíl in tí Umar ṣe pẹ̀lú sọ̀bíl ní pé irú rẹ̀ ló yẹ kán ṣe in tó yẹ kán ṣe pẹ̀lú rẹ̀ ní tí Umar ṣe pẹ̀lú sọ̀bíl àti ṣàlàyé in tí Umar ṣe pẹ̀lú sọ̀bíl fún wọ́n ni so in tí Imam Ahmad sọ ń pa ènìyàn ni pé ẹni tó fún Imam Ahmad ní pé ó ṣe wákò Imam Ahmad ní kó mọ́ sọmọ́ wọ́n ni qala Abu Bakr al-Marrudhi wọ́n ni azharo yaqub wọ́n ni yaqub ibn shayba wọ́n ni azharo yaqub ibn shayba alwaqf wọ́n ó gbé wákù ó ya al-Qur'an kalamullah àbí kó ṣe mẹ́rin lọ́rọ̀ àwọn lọ́rọ̀ nípa so wákù ni ya fi dhalika janib min baghdad pẹ́ lápá kan bẹ̀yẹn ní baghdad nípa òun náà ó fi wákù hàn wọ́n fa hadhara abu abdillah wọ́n abu abdillah ahmad ibn hanbal ó kìlọ̀ fún nípa rẹ̀ waqad kana al-mutawakkil wọ́n ni mutawakkil wọ́n ni ó jẹ́ tó sì pé olórí àwọn musulmi gbà yí pé amara abdurrahman ibn yahya ibn khaqan an yas'ala ahmad ibn hanbal amman yuqallid al-qada pé wọ́n bí wọ́n ni wọ́n rán àwọn sí imam ahmad pé àwọn òun ni ó jẹ adájọ́ wọ́n ni qala abdurrahman abdurrahman sọ olóhun bí nípa ṣe Yaqub ní ṣekọ̀ọ́lẹ̀ mubtadi'un sahibu hawa wani mubtadi ni onífẹ̀ẹ́nú ni so wani wasafahu Ahmad wani al-Khatib al-Khatib al-Baghdadi sọ pé wasafahu Ahmad bi dhalik in ji Ahmad fi torí ẹ̀ròyìn ẹ̀bẹ̀ li so waqfu ní pé ah, al-Qur'anu kalamullah ọ̀rọ̀ tí ó tó sì pé yóò tún ma múra àwọn bídádù náà ni pé ìwọ sáà mọ́jọ́ àwọn súnnà tí ẹ̀ mọ́jọ́ àwọn tó wà lórí dáadáa sí wọ́n sáà ti sọ pé kalamullah ní kanìgbóhun tó wà ráun àwọn náà sọ pé kalamullah so kalamullah ní gbogbo àmọ́ àtúnṣe tó wà so wọ́n ni wọ́n tún gbà wá látọ̀dọ̀ Imam Ahmad pé wọ́n ni Dawud al-Asbahani Dawud al-Zahiri so wọ́n ni wọ́n ló wá wọ́n ni kọ́ ni ma Baghdad wọ́n ló wọ́ọ̀lú Baghdad so àgbàfà ńlá ni wọ́n ká Dawud Zahiri kún so wọ́n ló wọ́lu Baghdad wọ́n ni wa kana baynahu wa bayna Salih ibn Ahmad husnun wọ́n ni àbí hasanun wọ́n ni láàrin wọn àti Salih ọmọ Imam Ahmad pé dáadáa wà láàrin wọn wọ́n fakallama Salihan an yatalattafa lahu wọ́n ni ó wá Salih sọ̀rọ̀ pé kó bá ń ṣe bàbá rẹ̀ rọ̀ filisti idani ala abi kí bàbá wọn fún kí bàbá rẹ̀ kó fún ní ọ̀dá kóhun wá wọ́n ni fa'ata Salih abahu faqala la wọ́n ni Salih walawa bàbá rẹ̀ wá ní à ah, rajulun sa'alani an ya'tik èyàn ká bí mú kí wọ́n bọ̀rọ̀ ní pé masmuhu imam ahmed ní kílò kọ́ rẹ̀ dawud oní dawud qala min ayin láti bo min ahli asbahan ara wọn asbahan wọ́n ni ayyu shay'in sun'atuhu iṣẹ́ wọn ní ni qala wa kana Salih yaruhu an ta'rifihi iya wọ́n ni Salih wọ́n in yẹ in pẹ́pẹ́rẹ́ in yẹ kó bí pé ah, òun ò fẹ́ sálàyé kí mọ̀ Ahmad mọ̀ ẹni gẹ́gẹ́ wọ́n ni famazala Abu Abdillah yafhas anhu Muhammad bí títí wọ́n ni hatta fatona títí mọ̀ Ahmad fi kẹfin pé ah ok wọ́n ni faqala hadha eléyìí wọ́n ni qad kataba ilayya Muhammad ibn Yahya an-Naysaburi àgbàfà ìlú ní ìsàbò pé à ó ti kọwa fún mi fi amrihi annahu za'ama anna al-qur'ana muhdathun ní pé ó ti kọwa fún mi nípa alamari ẹ pé àà pé qur'anu nǹkan tán sẹ̀ dání fala yaqrubuni kò bọ̀lọ̀ súnmọ́mí kò má súnmọ́mí so ó ní kò bọ̀lọ̀ súnmọ́mí ẹwọ imam ahmed mi báyìí imam ahmed ẹni yẹwa bá imam ahmed mi báyìí Imam Ahmad sì tún gba ìró tí wọ́n mú wá nípa ènìyàn ẹjá mọ̀kàlọ́ ní ya abat Salih wọ́n sọ pé ya abat yantafi min hadha wa yunkarah a Dawudu Zahiri lẹ́fẹ́ lídánù lẹ́fẹ́ lẹ́kóríà faqala Abu Abdillah Abu Abdillah sọ pé Muhammad ibn Yahya asdaqu minhu Muhammad bin Haya ó lóòtọ́ ju Dawudu Zahiri lọ la ta'dhan lahu fil masiri ilayya má gbà láyé kó wá bá mi o má jẹ́ wá mi o ẹ Imam Ahmad so rahimahullahu ta'ala rahmatan wasi'a so gbogbo ilé ìfin yé wa pé in táwọn salaf ẹgbà ó ti ó pọ̀ ó pọ̀ pọ̀ gan ó pọ̀ gan tó yí pé ta bá ń kà à ní kó tán rárá àti rárá so nípa aslu yìí nínú àwọn usulu sunnah so kọ́lọ̀wọ́ subhanahu wa ta'ala kó mú lílò rẹ̀ kó sí rọrùn fún wa so kọ́lọ̀wọ́ subhanahu wa ta'ala kódà ọ̀rọ̀ kan tún wà tí Abu Dawud tó bi Imam Ahmad pé ara rajulan min ahli sunnah ní pé òun rí ẹnìkan nínú àwọn oní sunnah wọ́n yamshi rajulan min ashabil ahwa tó ń bá ìkanú àwọn oníbídà tó ń bá sí tó bá rìn náà Ahmad wá sọ pé àwà tu'allimuhu anna rajula wípé o ṣe sọ fún o ṣe fi mọ́ ẹmọ̀ wo wípé o ṣe fi mọ́ pé alákùnrin yẹn kún bí láàrin àyà oní tó ń bá wá fi mọ́ kọ́ tó wá bà oní fa alhẹ́kùhù bihi tó bá ti kọ̀ rọ̀pọ̀ mọ́ kó mọ́ jọ wọn tó bá ti sọ fún pé alágbájá lágbájá ẹ̀kùn ìtàn sí fún káptẹ̀nì tó ní àwọn gbọ́ àmá ìtàn tó wọ́n mọ́rọ̀ rẹ̀ wá wọ́n mọ́rọ̀ rẹ̀ wá bá mi ṣùgbọ́n tí wọ́n in tó wí kọ́ ní àwọn wí látara ìlú ọmọ ìyá mùsùlùmí sínú ẹwọ̀ ẹwọ̀ wẹ́ so gbogbo lè ẹ̀rí pọ̀ gan ẹ̀rí pọ̀ gan látọ̀dọ̀ àwọn sálàf látọ̀dọ̀ àwọn sálàf rere tó ń sọ pé à níṣẹ́ kí láàáyí ẹkú na fi ẹjẹ́ kí n ka ọ̀rọ̀ ìfún wa ẹjẹ́ n ka ọ̀rọ̀ ìkẹ́nu àwọn sálàf fún wa ó ní wọ́n ló sọ pé wọ́n ní sharik ibn abdullah wọ́n ló sọ pé la an yakuna fi kulli qabilatin himar ó ní kí kó wà nínú gbogbo ìjọ ìjọ àbí ìletò kọ̀ọ̀kan himar kẹ́tẹ́kẹ́tẹ́ ó ní ahabba ilayya ó ní mo nífẹ̀ẹ́ sí jùlọ min an yakuna fiha rajulun ní pé kó wà ń bẹ̀ ẹnìkan o min ashabi abi fulan nínú àwọn ọmọ ìyá alágbájá nínú àwọn èèyàn alágbájá so ẹ mọ̀ wọ̀rọ̀ sí sọ yìí ó ní àwọn nífẹ̀ẹ́ sí ọlọ́run nífẹ̀ẹ́ sí pé à kí ó wà ní ìletò kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kẹ́tẹ́kẹ́tẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ni pé à ni pé torí pé ni pé ju àwọn èèyàn alágbájá lọ ẹni tó wá ń sọ yìí rajulun kana mubtadi'an ń bídà so bákan náà ẹ̀rí gbà gan látọ̀dọ̀ àwọn afá pé kó o mọ́ gbé ẹgbẹ́ àwọn ẹlẹ́dẹ̀ àbí kó wà lẹ́gbẹ̀ẹ́ ilé òun olùfáfèrè olópé òun ẹni tí fàfèrè kó pé òun yìí kó mídí àwọn àmì lọ so gan pé káwọn jókòó lórí ilé ilẹ̀ pé gbogbo àwọn ọ̀rọ̀ tó lálàáfíà látọ̀dọ̀ àwọn sálàfin pé kóhun lọ jókòó lórí akọ́dà ìkan náà sálàfù ọmọ rẹ̀ lójọ kan tó jáde lọ́dún bí dákan wọ́n ni ah, ọmọ ya bù náà ọmọ mi o kó jáde nílé ẹni tí ń ya kò kí jùlọ onígbónúhùn kàbáyì tí wọ́n lọ pé kó jáde nílé ilé ẹni tó ya kò kí jùlọ ó dùn mọ́ ju pé kó jáde nílé ẹni ọlọ ìyìn gbọ́dọ̀ rí ọmọ láyé rẹ̀ ó wọlé ẹni so ẹwọ ọ̀rọ̀ pọ̀ gan-an tó làwọn sálàfù kẹ so nípa nǹkan báyìí tó fi hàn pé Kini kìíní yìí nípìlẹ̀ kílòkọ́ rẹ̀ ìjìmáà sí wà lé lórí ìjìmáà sí àwọn èèyàn wà máa sọ kẹ́ àkọ́ sí ìjìmáà pé àwọn ilé ìsọ ilé wọ́n sọ wọ́n sọ tọ̀hún náà ni ókè àwọn ẹlòmínà wà tó sọ nǹkan mí náà níbi àwọn ọ̀rọ̀ àkídà náà tí gbogbo náà lámọ̀ mú so àwọn ẹlòmínà wà tó sọ nǹkan mí náà tí gbogbo lámọ̀ mú tó yapa in tó jẹ́ usul àbí tó tó pé yálà látara àṣìṣe ṣe gbogbo ẹ̀lámù tó à ní mù sàbí àánú kọ̀tádà ń kọ́ kọ̀tádà ń kọ́ kọ̀lọ́pàá kọ̀tádà pé Muhammad ní kọ̀tádà illa annahu laysa da'iya ipé kẹsẹ̀ tí ń pèpè sí ó tún lọ wá wá pé à ní ń pèpè sí sẹ́ kíyàn sáà fẹ́ fi rinlẹ̀ pèsẹ̀ ìta ànù káà tí àwọn ìyàlọ́sọ́dọ̀ àwọn adánù pé ẹnu tẹ́yìn bá wá rí pé kò tọ́ lásìkò tí wà yìí àwa la rí pé kò tọ́ àwa la rí pé kò tọ́ lásìkò tí wà yìí àbí in tó wà nú ẹ̀sìn àwa lásẹ̀ ìwò pé a só tọ́ in tó ẹ̀sìn fa no ṣe àwa lásẹ̀ ìwò lásìkò tí wà yìí pé a ṣe ká mọ́ sọ kọ́lọ̀ bá wà lókè báyìí ẹ̀yà wòye sí sáwà lásẹ̀ sọ bẹ́ẹ̀ pé a ṣe wòye sí so bó ṣe jẹ́ nìyàn kọ́lọ̀wọ́ bá kó ṣàánú wa kó jogún alékùnmọ̀ fún wa kọ́lọ̀wọ́ bá kó mọ́dún wa ní ládá gbogbo àwọn ìbádá ti dáǹsí kọ́lọ̀wọ́ bá kí ó kó ká bá ń bí tó ti lérè kọ́lọ̀wọ́ bá هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين نعم